الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فún الله سبحانه وتعالى أتروا عليكم كاتي فún النبي محمد صلى الله عليه وآله وسلم ọ̀rọ̀ tán ṣàlàyé lánàá ó ní <clears throat> ọ̀rọ̀ alhijama ipé ǹjẹ́ ìyẹn lè mẹ́sẹ̀ hijama nínú Ramadan ẹn pa ka hadith kan fan Sahih Bukhari ipé ihtajama nabi sallallahu alaihi wasallam wa huwa muhrimun wa ihtajama wa huwa sa'im anabi mi ayita nabi ṣe ihram oye bayan náà a ti wá ṣàlàyé pé àwọn àhàdìsì yíò mẹ́ta ni ìkan wá gbówá pé ó láwọn olùwà yá ti mi tó ṣe pé zọ́híwò ẹ̀ ní wípé ìjámà ò tọ́ fẹ́ni tí bá ń gbáwẹ̀ lẹ́yìn àríbẹ̀ ẹ̀kọ́ tánàbí ni pé aftọ̀rọ̀ hadad àwọn méjèèjì yìí wọ́n ti sínú kí nìdí wọ́n ṣe ìjámà kọpin tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn afáṣàlàyé kí mọ́ sí mọ́ sí ìjámà Sheikh abúdáwòlá ó ní pé bí àwọ bí ìwò àwọn ẹranko náà máa ń lò gbà yẹn ó ní mẹ́sẹ̀ máa ń pí lára tí wọ́n sàfi ọwọ́ ní ó fi fa àwọn ẹ̀jẹ̀ yẹn ó ti láwọn kàtàmà fi ń fa àwọn ẹ̀jẹ̀ yẹn jáde kó lára ẹn modern nínú àwọn nabawi ni ṣe kàrà bá ti nabawi nínú àwọn ojú ọ̀nà tánàbí recommend kí ẹ ma fi ṣe ni bóyá bí ẹ̀yìn ni ó dẹ̀ wà ókè gan ó wà ókè gan wọ́n ní ké wọ́n máa ó ti ní mẹ́ṣe máa jẹ́ kíbẹ̀ ẹ̀ swell kó máa swell ó dàkí mẹ́ṣe rí abẹ́ ẹ̀ka so it's a very good way of medication ó báyìí àbí aha ju pé èèyàn kan kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn oògùn èbó lè tó kó mọ́ ní side effects kódà in most cases kéyàn lo àwọn oògùn tó jẹ́ ìwé àwọn kàbáyì ó wà ánfà ju kéyàn lo àwọn bí àwọn bí modern day medicine kò sí ọ̀lá kéyàn lo náà fẹ́ tó bá tí ò bá níjú pẹ̀lú ẹ̀ but ìyẹn mọ́ wọ́kẹ̀ láwọn side effects. wọ́n dẹ̀ mọ́kọ́ sára rẹ̀ illa anna la yaqra'un kí aláfẹ́ sí àwọn yẹwà yín kankan sàádùn sí kún wọ́n mọ́ ń kọ síbẹ̀ side effect ìmìíràn tó pàwọn kan tó wà ń bẹ àwọn àìsàn kan wà lára rẹ tó bá lo orúkùn yóò ní èjì tó ti pé àwọn oògùn yòókù náà bí i àwọn àgbo ni bí àwọn kìnnì náà ni ìyẹn náà issue tó ní ni pé issue prescription àti pé tí ò ní lọ lójú quantity lọ kúmọ́ ma affect kidney gbogbo náà ló ní tí ẹ̀ bó wọ́n kan tó pé bí irú àbí kí ẹ̀ ṣe copying yìí ó wà òkè gan ó wà òkè gan náà mas'ala tá a ni pé gẹ́gẹ́ bí aláwẹ̀ sáà lè ṣe ìjámà àkọ́kọ́ ní kí mazhabu malikiya ó ní wípé èèyàn lè ṣe wà jáìz pẹ̀lú condition pé tí ó bá ti ní fadọ́f kó má jẹ́ pé yíwa fantó fi nílé gbàwẹ̀ má mazhabu malikiya ni ilé ló fẹ́ lòdì ẹjẹ́ ká máa a lè mú wá nínú hadith yẹn ma yu'khadh min al-hadith àwọn kí lálé mú níbi àwọn ahadith ta kàyí minal ahadith zọ́yìrù hadith rọ́kùnmọ́ 553 hadith number 553 ta kọ́kà yẹn títí Ibn Abbas yẹn ipé Ànábì ṣe ìjámà nígbàtí ń gbàwẹ̀ lọ́wọ́ ìgbà tó wà ní inú aṣọ ara mi ẹlẹ́ẹ̀kejì ó ṣe ìjámà nígbàtí ń gba àwẹ̀ lọ́wọ́ wọ́n ní tó wà apparent níbi hadith yẹn wípé jawazul hijamati lil muhrim bi ẹni tó bá wà ní ihram ń ṣe ájì lọ́wọ́ ni àbí ń ṣe umura lọ́wọ́ ó tọ́ kó ṣe ìjámà wà jàwázù lè hijama ti lè sọ ìmì fardon aw nafla gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwọ tó bá ń gbàwẹ̀ yálà náfílà lọ ń gbà ní àbọ́rẹ̀yàn ni ó tó kó ṣe kíni o ó tọ́ kó ṣe ìjámà ẹlẹ́ẹ̀kejì ni pé al-imamu ahmad wa wọ́n ní sẹ́rí Imam Ahmad àti àwọn àmì àwọn nínú àwọn àwọn onífẹ́k àtàwọn hadith àwọn ní ziyada wàhúwà sọ ìmù yẹ kù símbẹ̀ nítorí àwọn ò bá wọlé ìpẹ́ẹ̀lẹ́ ṣe ìjámà nínú àwẹ̀ wọ́n ní ziyada wọ́n ní wàhúwà muhrim òtò wàhúwà sọ ìmù náà ziyada yẹ wọ́n ní wọ́n ní ọ̀rọ̀lógún ziyada yẹ ó yà bí òyí ẹmọ̀ آه وقالوا الثابت احتجم وهو محرم مسألة لي عن آه، الوسيبة أوكي أجيك كاوري إيه، فاشا قال ابن القيم في شرح السنن ابن القيم صنع شرح السنن أبي داود وأن شرح توقع أوكي جاء فون أبي داود الثابت أن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم أسان في ابن القيم حنبلي المذهب أليس كذلك بل من سادات الحنابلة so tó ti pé káàna yẹn tẹ́sí rú lil adìlà adìlà ọ̀dẹ̀ ní mosque zoma wà kọ̀wí jìdà kọ̀wí yà bẹ́ẹ̀ni tó ti pé yes àwọn náà lè ṣe mítẹ̀ kò sẹ́ tó jì ẹ̀yẹ o àṣọ pé bí a ọkùnlá in tán sọ ní wípé wọ́n gbóná gan àwọn ní ibù tèmíyà ní Sheikh Al-Albani ní nínú tó ah tán bá ní pé báyìí ni ó mọ̀ lè àṣọ pé kìí ṣe bẹ́ẹ̀ bọ̀ tó ti bẹ́ẹ̀ náà ẹ́kọ̀dà gáwọn bọ̀ sáàlì pé ààlà ah, oye bá yà rí náà wọ́n ni amma wa huwa sa'im fa inna al-imam ahmad qala la tasihu hadhihi al-labd wa wafaqahu wa ghayruhu fi dhalika walladhi fi sahihayn wa huwa muhrim wà tẹ̀lé hadith tó tẹ̀lé ṣe man ṣe jamu bina ṣe man ṣe gbọ́ àwọn nususu ye pẹ̀lú ara wọn nusus o ní àyà kùránì àbí àdísà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bóò ní ṣe máa ń gbọ́yé tẹ́fì máa ń rí kókè bóò ní ṣe máa ń fa ìdájọ́ yọ nínú àwọn àhàdísì wọ́n ní àdísì yìí tó tẹ̀lé yẹn o wọ́n ní fa innahu sarihun fi anna fi rìnlẹ̀ pé ìjámà o àbàwẹ̀ ẹni tí ń gbàwẹ̀ èyàn tí ń ṣe ìjáàmà àtẹni tán ń ṣe fún wọn láwẹ̀ àwọn méjèèjì ti ṣe kí ni ó ti bàjẹ́ wọ́n mọ̀ gbà ó tó ń takora wọn ni ó ti ẹ́ takora wọn báyà bí àkọ́kọ́ ohun ipé rárá ipé ẹlẹ́sẹ́ ẹ̀kẹ́jì anábìnrin rárá àwọn wọn usulu nazar ní àwọn òkun àti wọ́n gbà látọ̀rọ̀ àwọn sàhábà pé ẹ̀yà kí ibùn kọ́ yìí mú wá níbi ìlàmù wọn kọ́ àwọn ẹwà láwọn àti bẹ̀rẹ̀ nígbà pé èyàn tí ó bá ti àbáwọn mínú àfá tí bá rẹ̀ ti dáadáa specifically èyàn tí ó bá ti mà nípa an-nasikh kò mọ̀ nípa umum wa khusus kò mọ̀ nípa bá ṣe mú ẹ̀gbọ́gbà àwọn usulu usulu yẹn kò gbọ́dọ̀ súnmọ́ bí pàmẹ́rí o ọgbọ́míyé tí ń bá bèèrè náà rẹ̀ pé kí ni annasikh wal mansukh èwo ni nasikh wal mansukh ìwò mọ́ tán pẹ̀rẹ̀ o mọ̀ pé àwọn ẹ̀rí kan máa wà àmá àwọn kan máa wà khassa àwọn kan máa wà mujmala àwọn kan máa àmì máa jẹ́ kí náà ń pè mutlaqa ọlọ́jọ́dá fún yí o mọ́mọ́ sí mọ́wẹ̀ rí o mọ́ àwọn àkámù tẹ̀kìlìfíyà o mọ́ àwọn àkámù wàdàíyà o mọ́ bá kí ní ẹ̀ṣẹ́ wọnú ara wọn má súnmọ́ bí kọ́wọ́n mọ́ ẹ̀rí o má súnmọ́ bẹ́ẹ̀ dákun ogun fọ́lọ́m èmi ń ṣe nà sí àfọ́ ni o ìtorí yíò sọ̀nà òun làwọn tó ṣe tẹ́lù máa ń sọ̀rọ̀ ẹ wo ìkan tí ń sọ̀rọ̀ lórí Facebook náà dandandan obìnrin tó ń ṣe kọsù má gbàwẹ́ lọ́wọ́ má gbàwẹ̀ lọ má dára ẹnìkan níkan má gbàwẹ̀ má gbàwẹ̀ lọ kọ bàwẹ̀ jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ ilẹ̀ ń jẹ ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ lọ́dún tó kọjá yẹn ìyà ló ń jẹ lọ́wọ́ ọgbẹ́yẹ́gò ọgbẹ́yẹ́ tó tutù ìyà ẹ̀ṣẹ̀ èmi òṣẹ̀ mi lóṣẹ̀ èmi òṣẹ̀ lọ́dún tó kọjá ní ẹlẹ́ṣẹ̀ lè mítúmọ̀ báyìí sọ̀rọ̀ nínú oyè kòyẹ́kẹ́ mi náà gbàwẹ̀ báyìí masa ti mọ́ jẹyẹ ẹ̀ṣẹ̀ wọ́n yọ jọ́dá sí tí ìbá ń jẹyà ẹ̀ṣẹ̀ yà ó bí kí ẹmọ gbáwẹ̀ ni because ìdílà tó àmẹ́ náà ni pé ìyà ẹ̀ṣẹ̀ ló ń jẹ lọ kò mí ipò ní gbáwẹ̀ èmi náà ní ẹ̀ṣẹ̀ láwẹ̀ tó kọjá láàrin àwẹ̀ tó kọjá tí bá because èmi náà ah afwan eh kí náà ń gbé ó jẹ ti dàgúrẹ́ ìlà tó fi sí ẹ̀ṣá o ní pé èyàn tó bá ti kò míkí ẹni pa mọ̀wá ní ẹ̀rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ ni tí ma lásìlẹ̀t for example by mọ́tàlá ẹ̀hẹ́ òtí clear by tí ma lásìlẹ̀t by ọ̀rọ̀ ẹgbò make sense kò ẹkọ́ òtí clear sí ẹ̀gà tí ma lásìlẹ̀t báyìí ìyà ẹ̀ṣẹ̀ mi ní àbí nínú àwọn tasọ nípa ọ̀rọ̀ ni èyí tó bá kí ẹ̀yẹjú èyí ẹgbẹ̀bọ̀ tí yóò mọ̀ gbọ́ ilẹ̀ pé ẹ̀yìn náà ṣẹlọ́ náà ni ẹ̀ṣẹ̀ tí mo sọ yẹ káwọn kí ni ma ṣẹlẹ̀ sí mi ìtò tí pé yóò yẹjú tó bá yẹ kó kí wá ní accident ẹ̀kí mi nígbà rẹ̀ báyìí because ma ma gba treatment kí a ní pé rárá o ma gba wẹ́ o ìyẹ̀ ìṣẹ́rẹ́ ní oúnjẹ yẹn o kódà kó ma kú lọ́gbùdọ̀ ma gba wẹ́ ní o ibùdó àyẹ́ tí ní fíkì olójúkà ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ti fẹnu ara rẹ̀ sọ́rí ó ní òun ò gbọ́ lábáwá àmọ́ lóun fún onímọ̀ tẹ̀síìrì èmi ìwọ̀n mọ́ ṣe ń wọ́n bá wọn èmi ò gbọ́lágbá wá ń tèmi gbogbo náà wà ṣọ́pù tẹ́lẹ̀ kíkàkiri ní òmọ̀ kankan bẹ́ẹ̀ ìtumọ̀ ní pé kò lé kùránì yóò bá mọ̀ nínú kàfà mo fọ́lọ̀bà kùránì yóò bá ní mọ́ká wallahi kí ní kan sì sọ wípé ẹ̀hẹ́ kí láró sọ ìgbà tó ń sọ ń gbàyẹ pé àwọn yẹn lè mọ́ jaja èmi wọ́n express pé yóò mọ̀ kó àwọn àkọwàlọ̀ àwọn mufassirun wa yóò mọ̀ kó tíra wa wà láì yóò bá ní kàfà ó yá mọ̀ wo mọ̀ wo kò lè kálágbáwà rẹ̀ yóò bá ní wọ́n ká ní wọ́n fi àṣẹ́gẹ̀ ní 21 náà mọ̀ wo ipe ẹ̀rí báyẹ̀ ẹlẹ́ jájá níbo ló wà nìkan nípa ẹlẹ́ jájá ó yá tún kà síwájú ìṣàdà gbogbo nǹkan àwọn olèfẹ́ takùtàn ní ẹsẹ̀ ọba àwọn olè ló ń sọ pé àádámọ̀ kìkí sànábí ọlọ́run ọ̀hún mi làwá ní ànábí rí ẹmọ́ pé adam tọ́lọ́n láwọn ilẹ̀ nìkan nípa nẹ́bì oníkẹ̀ẹ́sà nẹ́bì Ọ̀rúnmìlà táwọn yóò bá hún Ọ̀rúnmìlà nígbà tó Ọ̀rúnmìlà ń bọ̀ wálé ayé o wá yàlé ọtí o táwọn babaláwo mọ́ ń sọ yẹn ó ní ilé ìmọ̀ ń sọba ó ni òun èyí sà nẹ́bì ń tiẹ̀ Ọ̀rúnmìlà òun wá là nẹ́bì ó lòun là nẹ́bì yóò bá ìtumẹ̀ ní òun lè káwọn Yorùbá tẹ̀lé ó wá ní ó wá ń bèèrè foolish question ó dá tí ẹ̀bá ń sọ orílẹ̀ lànẹ́bì tàwà lànẹ́bì yorùbá ẹ̀fẹ́ ìbéèrè yẹn wádẹ̀ ìwọ lànẹ́bì yorùbá gbájẹ́ ń sọ orílẹ̀ àti pọ̀ lànẹ́bì yorùbá nù sọ ọlọ́n list ẹ̀ fún ọpẹ́ orílẹ̀ lànẹ́bì so wọ́n rẹ̀ báyìí wọ́n wá social media wọ́n kàn ń sọ wọ́n ran wọ́n ran kótókótó jágbájágbá àtàrọ̀dálẹ̀ kí é sí kí bí á ó rí pé ah, wọ́n yanjú ọ̀rọ̀ ìmọ̀ yí pé tíra ní ó yá báyìí báyìí báyìí báyìí yóò kẹjọ kúrò ní ọmọ mi fúrò rárá òun ló sọ pé àwọn onísúnnà àwọn onísúnnà yẹn àwọn tán tẹ̀lé àwọn sálàfíà àwọn sálàfíà yẹn ìjọ payapaya ìjọ mùjẹmùjẹ wọ́n iṣẹ́ mùsùlùmí ó kèfèrí ni wọ́n ó sì ń kà fara àwọn mùsùlùmí tán tẹ̀lé súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ń pè wọ́n kèfèrí kí ni yàtọ̀ nínú àti jàbàtà kí ni yàtọ̀ kò sí yàtọ̀ kò sí yàtọ̀ láàrin àti Boko Haram náà èyàn tí bá ti lé ń pe mùsùlùmí ní kèfèrí ìhòòrí àwọn Khawarij ní kódà ibi tí ó tún lè lọ́dọ̀ tí wà táwà máa ń sá fún ìpèyẹ ní kèfèrí débi ó ládé wípé ta bá rí ẹ̀kẹ́ tí bá ń ṣe bọ́ báyìí a ní pè ń kèfèrí à ní pẹ̀lẹ̀ lẹ́bọ̀ná ẹmọ̀dí ó lè mọ́mọ̀ ha wá sálẹ̀ ah, ẹbọ́lẹ̀ ń ṣe yìí títí tẹ́rì ló fi clear sí òun ló ti mọ̀ pé inú Kùránì ẹ̀bọ̀n kí ní ìlú òtọ́ ẹ̀kọ́ ti mọ̀ fún àgbáyà rí ó wá tún lọ ń ṣe ẹ̀dàkùn ṣe ó ní ìdíkẹ́ mẹ́kẹ́ tèrí mẹ́rin èmi ti fún yí ó ti pé ààrẹ kèfèrí already kọ́lọ̀kùn ní kẹwàá lọba pé mami ẹ ti di kèfèrí no no no òun náà ti mọ̀ nínú ara pé reason ni pé ó ti rí àyà ó ti rádìsì bẹ́ẹ̀nà àbẹ́ẹ̀kọ́ ó ti rẹ́rí pé kèfèrí ni tí mo ń ṣe yí willingly sẹ́kọ́ ti gbà pé kọ́lọ̀ kò ní kí múlẹ̀ mọ́dá máa ń gẹ́ kèfè rí wá ní wọ́n gbogbo pé kèfè kò nídì kò nídì ma ṣe wà sí tẹ́lọ ma bálẹ̀ tẹ́lọ almuhim o ni wípé ẹwà ogun kaba yìí ó dám lójú tó máa fún ọkùnrin níwà àwọn masáyì ní ni yóò kà ma ẹ́ ẹ́ níbi ìkẹ́ nínú àwọn nǹkan báyìí ló gba àdísì bóòlò sí wọ́n kíun bóòlò sí kíun bóòlò sí gbáwẹ̀ bóòlò sí ṣe gbò kí yẹn máa mọ̀ tó kàn lọ́rọ̀ yàn ta ló sí china fi lè lórí facebook ẹ wo comment ẹ likes ẹ lè mọ́ rí 1. kìníkan k comment yọ kí more than 1000 people wọ́n ti gbádùn program yẹn o lè mọ́ share o lè mọ́ rí 20,000 share 20k So more than 20,000 people who were pleased with it. They now share it to the whole world again. Imagine, 20,000 people we want to share it. Want to share it to how many thousands? You can imagine. Ó ti rí pé Dajjal àwọn èèyàn ti prepare àwọn ọmọ kalẹ̀ fún Dajjal kó vidé. Bí pa àwọn àfáà tán pẹ̀rọ aláfà lórí Facebook láàkàkiri ayé ẹ, tán máa ń sọ ìsọkúsọ, tán máa ń mọ́ sọkúsọ ẹ, wọ́n ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ fún Dajjal ni. Because tí Dajjal bá bálẹ̀ líle kò lérè kankan kó tí dàjálì bá bá wà sí súnnà tó ní agbára nínú ìlú oníkálùkò ti mọ̀ ipé àǹtẹ̀ dàjálì kò ní rẹ̀ nìkan báyìí mú ó yà bí òye but kí náà ń pè ṣèyìtọ́n ó ti lú àwẹ́ nìyí láti fi gẹ́ẹ̀tì àwọn mùsùlùmí àwọn ìwà gbẹ́sì ìrọ̀yé má oníkálùkù àmọ́ gbọ́ ẹ́ àwọn obìnrin náà tó wà ló fi ṣùgbà ìtànà síwáṣì àwọn kódà wọn ṣe rọ́dù ah obìnrin tí ó bọ́ pẹ̀lú cape pẹ̀lú cape báyìí sẹ̀lú alánàbí kẹrìb sẹ̀lú sẹ̀lú kọ́ sannúnù òun náà bọ́ sí báyìí rẹ́dẹ̀rẹ́dẹ́ ẹ kìní kan ṣẹ́rí àfákan sọ́rọ̀ ó wá sọ wípé kí ni túnmù gbólé bẹ́ẹ̀ kìí ọlọ́run bá kí ni gbogbo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ yìí náà kìí ọlọ́run wallahu almusta'an an bi Ọlọ́run kó ṣàánú wa o nam wọ́n ṣe bá rí hadith yẹn òun fi ń rinlẹ̀ wípé èyàn lè ṣe ìjámà bí ẹ ma wo bí ó ṣe yẹjú o ẹlẹ́ẹ̀kẹ́rin ni wípé amal hadith rokmu 555 fayadullu ala karahati lil hijamati lis sa'im wọ́n tọ́ka lórí pé makruhu ni ìjámà fẹ́ni tí ma ń gbáwẹ̀ wa annaha tuftiru al hajim wal mahjum fi awwal al amr òfin tọ́ka wípé láti bẹ̀rẹ̀ ni ó jẹ́ àrámù ló jẹ́ mọ́kù rúhù afọ́n ipé yóò lè àrámù náà tó bá ti jáwẹ́ ipé yóò lè ṣe kí ni o èyàn lè ṣe ìjámà wọ́n ní pé thumma rukhisa fiha fi akhir al-amr àmọ́ lọ́wọ́ gbẹ̀yìn wọ́n kàdà sí kí ni o ti klẹ̀ ipé mansukh ni in ọ̀rọ̀ ẹ̀nà ni pé nasikhun wa mansukh abrogated and the ab abrogator alọ́lọ́ ní so abrogator ó pọ̀ bẹ̀ẹ̀ tó pé ọlọ́lù kọ́kọ́ ní pé ó wà permissible towards the ending nítorí hikmọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó dájú gbogbo ọlọ́wà ní pé ẹ má ṣe mọ́ ìmíwà ọlọ́ni ẹkọ́ má ṣe mọ́ ni ọlọ́pàdà ní pé ó yá ẹwà mọ̀ sí báyìí àsìkò ti tó láti mọ̀ sí báyìí ẹ̀kọ́kọ́ mọ̀ sí láti lẹ̀ àmọ́ ní sí o ẹwà mọ̀ sí báyìí àwọn àyà tí pọ̀ tó sọ nípa pàwọn kèfè rí bí fún ọlẹ̀ wa khuduhum wa hsuruhum wa wa in tabu wa aqamu salata wa

اتكاجبه إن شاء الله هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته